This is EN Radio. EN Radio. Nigeria's first. First. First. Muslim radio. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. And well done for this correct afternoon. Hope say everything for on side they go. Siriri This is true. the Edale Highs, Iriri Agba. Today episode we going to yarn about responsibility of husband for inside we house. Yes o. Where Yoruba people dey call. Ojúṣe oko nínú ilé. Yes. Na the matter wey we bring come give una today be that. So no, my name na Zainab Raji and with me na. My own name na Rahmat Ibrahim. So this, uh, if you just dey join us, the topic again na responsibility of husband for inside house ojúṣe ọkọ nínú ilé so you know say as husband get responsibility so na so uh, uh, so wife also get, get responsibility, responsibility yes o but today na the husband own oh, we go dey yarn about. Uh, if you wan join us if you wan follow us yarn this matter if you get any opinion wey you wan follow us talk this afternoon the number wey you go dial na zero eight zero nine six four zero five seven eight six zero eight zero nine six four zero five seven eight six you fit follow us yarn uh, you fit follow, you fit follow us yarn follow us talk everything wey wey you get for mind on, uh, on top this matter we sef go dey our elderly people we go dey call them we go dey call them uh, we get people wey go dey follow us yarn this matter today we get mam our mama mrs idias gbemisola odutola and even imam Munirudin ariadi dem go dey follow us yarn this matter on top phone call today so make una stay tuned make una call on our friends on our family everybody wey una sabi say go fit benefit for on top our yarn today say make dem download our app for for any app store make dem tune in to en radio now make dem follow us yarn this matter because na serious something say na this matter na serious. hello salaam alaikum ma. Walaikum salam wa rahmatullahi wa Ah, Mama, good afternoon, ma. You're welcome to our show again mama welcome to our show again um the topic wey we dey yarn na im be the responsibility of we husband for inside house ojúṣe ọkọ nínú ilé mama wetin you think say be the responsibility of husband for inside house. ah well bọ́lá wọn bá pàápàá ṣe sọ nínú quran ọlọ́run ní ọkọ òun lolórí aya bẹ́ẹ̀ náà dẹ̀ ni yorùbá ṣe sọ nígbà tí ọkùnrin bá máa ṣe ìgbéyàwó ó ní láti rí i pé gbogbo nǹkan tó jẹ́ ojúṣe tó ń gbọ́dọ̀ ṣe nínú ilé òun ti ní kápá lórí ẹ̀ bíi jíjẹ ni o nǹkan tíyàwó máa jẹ tó fi dórí ọmọ tíyàwó bá bí ní mímu ni o ní nǹkan tó máa mu nínú ilé tó máa lò nǹkan lílò nínú ilé ó máa rà sílé fún wọn ó máa ní tó láti ní rí ẹni dájú pé gbogbo ẹ̀ ló wà nílé débi pé ìyá bá fẹ́ kò ní máa lọ lè kejì kó máa lọ tọrọ nǹkan tó máa lò tàbí kó máa lọ bọ́ọ̀rẹ̀ pé ẹ̀yá mi ẹ̀yá mi láwo owó tíyàwó máa máa ná gan ó máa kó sí lápò aṣọ tíyàwó máa wọ̀ ó ń láti rà fún ó máa máa ra aṣọ fún débi pé aṣọ kò gbọdọ̀ gbókó tó rà ní ìfún ó ń láti máa fún ní ìyẹn náà àwọn nǹkan owó tó máa máa ná rú bóyá dídélẹ̀ wọ́n ní kọ́ dáwó wọ́n ní kọ́ ti gbá kan ṣàwó ọkọ ńlá ti pèsè ẹ̀ fún ìyàwó ẹ̀ débi bùkátà ọmọ so ní ṣókí ṣáà ni pé ọkọ gbogbo nǹkan tó bá kódà gbogbo nǹkan tí ìyàwó gbọ́dọ̀ máa lò tó máa jẹ tán òun ló máa débi pé bí ìyàwó tí ò bá sáì pé kó ṣiṣẹ́ ọkọ láti lè gbé gbogbo bùkátà ìyàwó yẹn á wà nílé á máa mójútó ọmọ á máa mójútó nǹkan ọmọ ọkọ ló máa máa ṣe gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin láì jẹ́ pé àyàfi ọlọ́run máa ṣe wá lọ́kọ pé mo ti ra mo ti sanwó iléèwé ìwọ náà lọ́ra pẹ́ǹsì kì í ṣe nǹkan tó dáa. Hmm. lóòótọ́ ẹ̀wọ̀n ọwọ́ òjò gba o ṣùgbọ́n èyí tó dáa jù ni pé kí ọkọ ó gbé gbogbo bùkátà lórí ìyàwó ẹ̀. Hmm. but mama you think say na all husband know their responsibility for house. ẹ gbogbo wọn náà kọ́ ló ń ṣe ṣùgbọ́n kò dáa ẹni tó bá ọwọ́ yìí òjò gba tilẹ̀ ló ń sọ lọ́hùn ẹni tó bá ní tí ò bá ṣe ó ń wá bínú ọlọ́run ọlọ́run á jẹ́ àríbínú ẹ̀ nǹkan tó dáa jù ni pé kọ́kọ́ kó gbọ́ bùkátà kó lè rí ìyọ́nú ọlọ́run àwọn ọkùnrin tó ń kì í gbọ́ bùkátà lórí ìyàwó wọn ọ̀rọ̀ dáadáa tó yẹ kán ní ọlọ́run máa ń jogún ẹ̀kún ìyàwó wọn àwọn awájẹ́rú obìnrin yẹn ọlọ́run máa ṣọ̀rọ̀ wà bẹ́ẹ̀ tó láṣẹ ọlọ́run ni wípé kí ọkùnrin kó tọ́jú ìyàwó ẹ̀ kó gbọ́ bùkátà láti bẹ̀rẹ̀ títí dópin hmm. ọkùnrin tí ò bá ṣe tó dẹ̀ lágbára láti ṣe ń wá bínú ọlọ́run ọlọ́run máa jàrí bínú tí ò bá ságbára ọlọ́run ò ní mú wa ń dọdán nǹkan tó bá lágbára ló máa ṣe ṣùgbọ́n tó lágbára tí ò ṣe kò ṣe nǹkan tó dáa tó. mama thank you very much ma. adúpẹ́ lọ́dọ̀ àlọ́. thank you very much. This is EN Radio. EN Radio. Nigeria's first. First, first. Muslim radio. Ìrírí àgbà, ìrírí àgbà, EN Radio too. Okay, ìrírí àgbà. Yes, sir. The topic wey you we wan make you help us yarn na uh, for on top responsibility of husband for inside house ojúṣe ọkọ nínú ilé. No, no, no, I don't know the one where you want me make I speak. Speak Yoruba, nah, sir, sir. Yoruba, Yoruba is okay, sir. Okay, kí ni ẹ pé intervention nípa rẹ̀ ní Yorùbá? Ojúṣe ọkọ nínú ilé. Tọ́ adúgbò fọlọ́run o. Alhamdulilayi. Ọlọ́run bá kó jọ kó má da àlámọ̀rí wa rú. Àmín. Àkọ́kọ́ náà ibi tá a jẹ̀rẹ̀ ni pé ta ni wọ́n ń pè lọ́kọ. Hmm. Torí pé gbogbo ọkùnrin ti ń pèrè lọ́kọ kọ́ lọ́kọ láti kí obìnrin mọ́lẹ̀ nìkan kọ́ lè yẹn fi ṣọkọ kéèyàn tó pẹ̀rẹ̀ lọ́kọ hmm. láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ká lè mọ ojúṣe rẹ̀ ọkọ lẹni tí ó tó gbangba sùn lọ yẹ hmm. láti mójútó àlámọ̀rí obìnrin tó fẹ́ fẹ́ ọkọ ni ọlọ́run ọba Allah ló fi ṣe aláṣẹ lórí ìyàwó ẹ̀ hmm. òun ni ọmọ bọ ọlọ́run sọ nínú Quran gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ dá sí gẹ́gẹ́ bí òfin mùsùlùmí ọlọ́run ní tí mo fi sùn yín ṣe lórí pé ẹ máa náwó lé wọn lórí ẹ sì máa ṣe dáadáa pẹ̀lú wọn àkọ́kọ́ ojúṣe ọkọ nínú ilé òun ni kó mọ̀ pé owó tóun fẹ́ fẹ́ yìí gbà fi pamọ́ ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fi pamọ́ sí lọ́dọ̀ mi ntọ́lọ́n bá ti fi pamọ́ sí yàn lọ́dọ̀ èèyàn máa tọ́jú ẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣe ń ṣe kúṣe ọ̀pọ̀lọpọ̀ ọkọ lẹ́nu ni wàá mọ̀ pé ọlọ́run fi nǹkan pamọ́ sóhun lọ́dọ̀ ló fi ní kóbìnrin yẹn wá sọ́dọ̀ òfin ṣe ni pé kó má jẹ́ kí n tó fi pamọ́ sí lọ́dọ̀ yẹn ó sọnù hmm. kó má jẹ́ kí bàjẹ́ ó kàn án kó má jẹ́ ká burú ṣe bí ìgbà tí wọ́n bá bíjọba bá fún yẹn níṣẹ́ wọ́n máa sọ pé ah, iṣẹ́ yà fún ẹni o ó gbà mójútó ojúṣe àkọ́kọ́ fọ́ọ̀kan ní kó mójútó ìyàwó ẹ̀ mm-hmm. ẹlẹ́ẹ̀kejì ojúṣe tó wà lábẹ́ ẹ̀ta kọ́kọ́ òun náà ni pé ọkọ ó máa náwó léyàwó lérí ọkọ ló ń mm-hmm. láti náwó léyàwó lórí lórí jíjẹ rẹ̀ lórí mímu rẹ̀ lórí wíwọ̀ rẹ̀ aṣọ tóbìnrin gbọ́dọ̀ wọ̀ ọkọ ló yẹ kó mọ bí ó ṣe rà á ojúṣe ọkọ nìyẹn nípa nínáwó ṣùgbọ́n láyé lẹ́ni obìnrin ní dáná tọkọ ń jẹ tí ọmọ fi tọkọ díyàwó ẹ̀dínrò ń jẹ eléyìí aburú ni lábẹ́ bẹ́ẹ̀ abẹ́ ojúṣe ọkọ lórí ìyàwó nílé òun ni pé ọkọ ní máa yan ọ̀rẹ́ fún ìyàwó ẹ̀ torí pé tó bá lọ ní ọ̀rẹ́ tí ọba ń tọkọ ń fẹ́ mu yóò dalé wọn rú hmm. ọkọ gbọ́dọ̀ gbọ́dọ̀ mú yan ọ̀rẹ́ fún ìyàwó ẹ̀ abẹ́ ojúṣe ọkọ nínú ilé ni pé ọmọ tó lọ fẹ́ yẹn bàbá ti tọ́jú ẹ̀ tó bá yẹ pé iṣẹ́ ló kọ́ àwọn ni wọ́n ràn tó fi kọ́ṣẹ́ tó bá yẹ pé ìwé ló kà yóò ti ka ìwé alákọ̀ọ́kọ́ yóò ti ka ìwé ẹlẹ́ẹ̀kejì yóò ti ga girama yóò ti lọ fásitì bàbá kan àti ìyá kan ni wọ́n náwó lé lórí ọmọ yẹn ò dúró sanjọ́ fáwọn bàbá ẹ̀ hmm. gbogbo ohun tó yẹ kó máa fi ṣe bọ̀ yìí sìn wọ́n ọkọ ní fi ṣe bọ̀ yìí sìn hmm. yóò tọ́jú ọmọ yóò fọṣọ yóò pọnmi sò tó bá rí bẹ́ẹ̀ ojúṣe ọkọ ni pé báwo lojúṣe ìyàwó ẹ nílé bàbá ìyàwó àti ilé ìyá ìyàwó hmm. ọkọ gbọ́dọ̀ lọ mójútó torí ìyàwó yẹn ò ráyè débẹ̀ mọ́ kò tí ì ráyè ṣiṣẹ́ kò ráyè mówó lọ hmm. ọkọ ò gbọ́dọ̀ máa wò pé ìyá tòun nìkan lòun ọmọ tọ́jú bàbá òun nìkan lòun ọmọ tọ́jú hmm. yóò mọ tọ́jú bàbá ìyàwó ẹ yóò mọ tọ́jú ìyá ìyàwó ẹ yóò mójútó lé so that ìyàwó yẹn ò ní kàbùkù níbi ilé àwọn bàbá àtìyẹ ojúṣe ọkọ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lé ní òmójútó mọ́ ìjọba wa máa sọ pé ìyẹ ìyẹ kí ló kàn yẹ pẹ̀lú tèmi náà ìjọba bẹ́ẹ̀ pẹ̀lú tèmi ọmọ tó yẹ kó mówó lọ fún wọn òun ni wọ́n ti dè mọ́lẹ̀ tí ń ṣe bọ̀ yìí sìn yẹn ara ojúṣe nìyẹn ojúṣe tó wá ṣe pàtàkì jù tí yóò jẹ́ kárí gbogbo ojúṣe yòókù ṣe òun ni pé ọkùnrin gbọ́dọ̀ ní sùúrù tí ó fi báyàwó ẹ̀ gbé hmm. nígbà tó lóun ròyìn àwọn obìnrin ó jẹ́ pé wá pé ìbínú ò jìnnà sí wọn obìnrin á hmm. sáré ṣe nǹkan gbà mí tó bá ṣe tán ni ó ṣe ìwà lajú pé áà èyí tí mo ṣe yóò da òun lọ́lọ́run fi ọ̀sẹ́gbẹ̀ obìnrin kó oh. ní sùúrù kó tọ́jú ẹ̀ kó kọ́ lẹ́kọ̀ọ́ kó jẹ́ kínú ẹ̀ máa dùn ní gbogbo ìgbà àwọn eléyìí ni ojúṣe ni mm-hmm. ìmọ̀ bóyá yẹn ti àti kí n fi kún. ẹ lè wá fi kún sa kò lè tó. nínú àwọn ojúṣe tó yẹ kí ọkọ ṣe òun náà ni pé kó mọ ntolóyìnbó ń pè ní feelings ìgbọ́nmọ̀ nígbà inú ìyàwó ẹ̀ ń dùn nígbà onínú ẹ̀ ń bàjẹ́ ọkọ tí ń bá ń bẹnu lé tí ò bá mọ ìgbà tínú ìyàwó tí ò bá mọ ìgbà tínú ìyàwó ń bàjẹ́ kì í ṣọkọ anabi hmm. wa muhammad alayhi wa sallam anabi sọ fún wa aisha anabi ni mo mọ ìgbà tínú ẹ máa ń dùn mo sì mọ ìgbà tínú máa ń bàjẹ́ anabi hmm. ni tínú ẹ bá dùn sọ pé mo jẹ́rìí hmm. bá kan ní o mo jẹ́rìí pa tẹ́sán wa bẹ̀rẹ̀ sá ńgbà onínú mi ò wá dùn ànábi níjọ́ tínú ẹ̀ ò bá dùn tó bá ń bínú ọ sọ pé mo gbọ́dọ̀ wọn bá kanṣu ní bẹ́ẹ̀ o ṣùgbọ́n mo jẹ́ ìgbà ànábi ibrahim lòdìṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ lẹ́ni ni ò wá mọ ìgbọ́nmọ̀ ìyàwó ẹ̀ kò mọ̀gbà tínú ń bí kò mọ̀gbà tínú ẹ̀ ń dùn so eléyìí ṣe pàtì gan-an ẹ̀ abẹ́ ká mọ ìgbọ́nmọ̀ yẹn náà hmm. òun ni kí èèyàn ó mọ ojúṣe ọkọ ni kó mọ nǹkan méjì kan tó ṣe pàtàkì ẹ wípé kí ni nǹkan méjì ọ̀hún. kí ni kí ni nǹkan náà sà. àkọ́kọ́ ni pé kó mọ ìgbà wo ni tólóyìnbó ń pè ní weakness. Hmm. weakness weakness ni pé nígbà tí yóò mọ what time ni nígbà wo lòun lè mú obìnrin òun mọ́lẹ̀. ẹ hmm. ẹ gbọ́ mi yé tó bá tàkó. àgbọ́yé sà àgbọ́yé àgbọ́yé. tó bá tásìkò oorun níbo ni ó fọwọ́ kàn tíyàwó yẹn ó fi gbàgbé orúkọ ẹ̀ tí ó gbàgbé ara ẹ̀. Hmm, bẹ́ẹ̀ ni ọkùnrin ni ò ṣe léyìí ojúṣe wa ni. Hmm. ọkùnrin gbọ́dọ̀ mọ bo ni màá fọwọ́ kàn àbí kí ni màá sọ sí tí ìyàwó mi. Hmm. tásìkò àti ṣeré ó fi tó o ṣe hmm. ọ̀pọ̀lọpọ̀ ọmọlé ní àkọ́kọ́ hmm. ojúṣe mi ni nínú ojúṣe kejì ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló fẹ́ yàwó sílé tí ò mọ sáìsìsì ẹ̀ arú aṣọ wo ni ń wọ̀ ibo ló gùn dé èyí tí ń wọ̀ sókè èyí tí ń wọ̀ sísàlẹ̀ èyí tí ń wọ̀ sínú èyí tí ń wọ̀ sí inú inú lọ́hùn-ún gbogbo eléyìí ojúṣe ọkùnrin ni tóbìnrin bá wà mọ̀ pọ́kùnrin òun mọ̀ bẹ́ẹ̀ tó raṣọ wá fún un tóra tìsàlẹ̀ wá fún un tóra tòkè wá fún un tóra tìsàlẹ̀ tìsàlẹ̀ wá fún un hmm. irú ìyàwó náà ó máa ṣàdúrà ní pé gbogbo ohun tí ó mú mi kó nílé ọkọ yìí má jẹ́ ń rí hmm. ojúṣe ọkọ nìyẹn hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò ṣe bẹ́ẹ̀ mọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi a máa jáde ní lọ́wọ́ afáyàwó ẹ̀ dání ní títì yọwọ́ ọ̀rọ̀lẹ́ tó wàá ẹ̀ dání ẹ dákun obìnrin tá a fà dání ní títì ẹ mọ̀ bí ní oṣù dùn tó ah. báwo bá tẹ̀ wá ní fà dání ìtìrì wa ó yẹ ká gbéyàwó wa lọ ìtìrì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò pé ojúṣe òun ni kóun wà nílé kíyàwó máa rí kínú ẹ̀ máa dùn. Hmm. ìjọ sunday ó ti jáde ìjọ sátidé ó ti jáde ó lọ kílọ̀bù hmm. níjọ sunday oníjọ alamisi kò sí nílé hmm. láti monday sí friday kò sí nílé ìyàwó ò rí kó tiẹ̀ pàyàwó ẹ̀ lẹ́rìn èyí á máa pàyàwó lẹ́rìn ìyàwó yàrá rẹ̀ ń lábẹ́ ojúṣe ọkùnrin nìyẹn ẹ jẹ́ n fẹ́lẹ́ yìí kún kí n tó forí ẹ̀ tì. anabi hmm. muhammad sallallahu alayhi wa sallam. níjọ́ kan anabi ń bá wọn ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ àwọn sàábé sọ̀rọ̀ àyàwó aisha wa jókòó anabi wa rí pé ah! ojú ìyàwó aisha tó kọ́rẹ́ dání yìí ó dàbí pé ó ní ìdì ìdùnnú ni ó yẹ kí n fìdùnnú sínú ẹ̀. anabi hmm. wa ní ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin sàábé ẹ̀sùn mọ́wájú. Hmm. wọ́n pe pé àwọn àbọ̀já sáré ìdíje hmm. àtànẹ́bí àti Aisha wa ṣe on your mark set go ó yá jáza ẹ̀ kátàkátàkátàkátà nígbà tó débi tó kún díẹ̀ tí wọ́n débi tó la ànẹ́bí wa tẹ̀ ẹ́ sẹ́yìn ó fa ẹ̀rìn ẹ̀ sẹ́yìn àwọn Aisha wa ṣáájú ànẹ́bí débẹ̀ ló wá rẹ́rìn káàkáàkáàkáà inú ẹ dùn ó ní àmú láyé àmú láyé ànẹ́bí níbẹ̀ ni. Hmm. ó dijọ́ sí hmm. ànẹ́bí ní asanjọ́ sí ó yá já tún sá ọba bọ́sibítọ́ ti fẹ́ sáré ànẹ́bí wa ṣáájú àyà wa Aisha ọ̀nà wa jí nígbà tó wá sí ànábì ni tó jẹ́ ń jẹ́ o là mí ń jọ́ sí ni pé mo rí bà mí jẹ́ lára mo sì fẹ́ jẹ́ mẹ́rin mi ò tó bẹ́ẹ̀ mẹ́rin láì ò tó bẹ́ẹ̀ kájọ sí ni mo là mí. <laughs> sallallahu alayhi wa sallam. ilé àwọn èèyàn ń kan inú ilé wọn ń kan hmm. kò sẹ́rìn nínú ilé hmm. èmi ọ̀la àròyé ojúṣe ọkùnrin ni kó wá ohun tí ọkọ ìyàwó ẹ máa máa ṣe hmm. òun ni kó wá ohun tí ìyàwó ẹ máa máa ṣe kó dùnú kó fi dùnú sí gbèsè ayé ẹ hmm. kó wà ní gbèsè ayé ẹ hmm. ibi tí wàá fi sí ni pé wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan lọ bá ó ló dáa jù nínú anabi ní tó dáa jù ní pé kó fi ìdùnnú sínú gbèsè ayé ẹ ìyàwó làwọn fi sọ pé kápẹ́tọ̀ méjì kò sí ohun tó burú mbẹ́ ṣùgbọ́n tó bá rí i pé yóò ba iye ìyàwó ẹ jẹ́ tó bá rí i pé yóò kó bá yóò sọ ọ́ di wèrè yóò sọ ọ́ da lárùn kúkú mẹ́fẹ́ kò lè gba lága kó ló sí hmm. ìgbésí ayé obìnrin hmm. eléyìí ni kíkún tèmi lórí ètò yìí hmm. bí ọlọ́run kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ ọlọ́run má dalẹ̀ wa rú o. Ah, hmm. na serious talk be ah, that na why we dey na why we dey need elderly people like this make dem dey follow us ah, talk this matter so una don see say no be me talk am no be say na talk am may no be say na say na those small small girls dey yarn so ah. na im be this o. see the better uh, advice the experience ah, ah. see where e dey bring am. from from different angles wey as e suppose take be gangan na so, so our imam don follow us talk am why why you go dey why you go get wife for house she she go dey frown you no go fit make am laugh which kind husband you be. i no dey look am say if you wan frown from now till tomorrow dey frown dey go i go come even wan make she make she laugh you go come dey talk the things wey go even dey annoy am dey go which kind which kind life be that one. thing no make sense Walai, jazakumullah khairan. Fast, make, so make make we make we dey see am, make we dey make we dey think am. As you go, as as if you be man, make you dey think am. As you go, fit make your your your your life dey happy. As your house go dey smile, your house people go dey enter your house, they no go wan comot. Na wetin you go dey strive towards be that. every day. If the wife go house, come dey come back for house, she go dey. She go dey happy. Say, even you husband sef go dey happy say you dey go somewhere. Hmm. Everything wey um Sheik talk now say he, he talk say make we try dey make our house um, our, wife dey happy. those things wey go dey make her forget her name those things wey be say if you dey if you dey do am to her she go dey dey happy dey remind you dey make you know your wife make you know everything about your wife make you dey take take care of even her parents yeah. because as she don marry you be that na, na her parents don turn she no fit she, they don turn your pikin she no fit dey go their house dey do everything yes. for them again. you know say she no fit go work now come come back come go her parents, parents house, house again uh, you know, so na na responsibility don turn your, responsibility if you wan make your wife get friend na you go find friend better friend wey you know say this ah. na na good person be this wey be her friend. friends wey be say they no go fit scatter una relationship scatter una relationship. friends wey be say go dey look for for una una beta yes as in na first wey be say they go dey reason together in halal way no be say no be say they go they go dey poison your or your wife mind if you if you wan your make she dey work na you go find work for your wife better work good work wey no go stress am too much wey she go dey do wey be say even you sef go dey happy say eh i like wetin my wife dey do so na na some of the things wey we need to understand be that. so now here we go draw our curtain today So make a try join us for next week on top this um show through the elderly highs at Iriri Agba for the same time We'll be two o'clock go reach three o'clock every Sunday. My name still remains Zainab Raji. And my name is Rahmat Ibrahim. Assalamu alaikum rahmatullahi wa This is EN Radio. EN Radio. Nigeria's first. First, first. Muslim radio.